والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه ومن تبعه بإحسان إلى يوم الدين ni dáàrìsì tí أن يجو إنا أعطينا iná أوكي أوكي إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر تبني بيشاج فيه طيب مجد قبلها تبقى أوكي نعم سورة ولوك باين سورة الماعون أبي نعم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدعو اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون so sura itaka yi الماعون. ni suratu al إن شاء الله ó ní pé àkọ́kọ́ sura yìí imam ash-Shawkani rahimahullah wọ́n sọ níbi Fathul Qadir wọ́n ní wàhíyà makiyatun wàhíyà makiyatun fi qawli Ata'in wa Jabirin wa ahadi qawli ibn Abbas radiyallahu anhuma wa madaniyatun fi qawli Qatadata wa akharin so wọ́n ní níbi ọ̀rọ̀ àtọ̀ inú àwọn eh, mufassirun àti Jabir àti ẹyọ kan nínú ọ̀rọ̀ méjì tó wá látọ̀dọ̀ Ibn Abbas radiyallahu anhuma wípé sóòrọ̀ yíò kọwù Makkah ni ó ti sọ̀kalẹ̀ tí ti pẹ́ arẹ́gbàwà mi látọ̀dọ̀ Ibn Abbas radiyallahu anhuma tán sọ wípé Madina ni ó ti sọ̀kalẹ̀ gẹ́gẹ́ bá dẹ̀ sí sọ wípé khilaf ma ń wà níbi wípé ibo ni súrọ̀ yìí ti ṣe kí ni ibo ló ti sọ̀kalẹ̀ so Ọlọ́run wá sọ ní Qur'an wọ́n imam sáàdì ni yakulu ta'ala dhamman liman taraka hukukahu wa hukuka ibadihi wọ́n ni Ọlọ́run ọba ń sọ nínú Qur'an lẹ́ni tó ń bu ẹnu àtẹ́ lẹ́ni tó ń sọ̀rọ̀ sí ẹni tó ṣe pé ó ń fi ẹ̀tọ́ Ọlọ́run ọba subhanahu wa ta'ala ó fi ń rárí kí wá kí ń ṣe ẹ̀tọ́ ọlọ́run ọba nìkan o àti ẹ̀tọ́ àwọn ẹrúsìn ọlọ́run ọba subhanahu wa ta'ala so hukukullahi azza wa jal wa hukuk ibadihi ẹ̀tọ́ ọlọ́run ọba àti ẹ̀tọ́ àwọn èèyàn ọ̀pọ̀lọpọ̀ èèyàn kí mọ̀ wípé ẹni subhanahu wa ta'ala kò ní lo mójútó ẹni tó bá lè mójútó ẹ̀tọ́ ọlọ́run ọba ní tòdodo ní ti pàápàá yóò lè mójútó èyàn tó bá lè mójútó ẹ̀tọ́ ọlọ́run ọba àti ìwọ ọlọ́run ọba yóò lè mójútó títọ́ mànẹ́bí adam li'annahu lam li'annahu la yara kò rí ọlọ́run ọba so wọ́n dẹ̀ nígbàgbọ́nú ọlọ́run wọ́n dẹ̀ so nínú pé ó bẹ̀rù ọlọ́run ọba subhanahu wa ta'ala nìká ọlọ́wà lóhun ò fẹ́ ká mú ẹ̀tọ́ ẹlẹ́tọ́ wò ọlọ́wà ni ara'aita alladhi yukadhibu bid-din ẹ̀tọ́ ọlọ́run ọba ni ay bil-ba'th ad-din wọ́n ma lo ad-din fún kíni al-ba'th tó ti kán ma lo ad-din fún kíni ẹ̀sìn ẹ̀sìn ad-din so tàbátí gbọ́ yawmud-din ay yawmul أي بالبعث والجزاء فلا يؤمن بما جاءت به الرسل kò wá nígbàgbọ́ nínú tí àwọn òjíṣẹ́ ọlọ́wọ̀ bá mú wá kò nígbàgbọ́ ṣẹ́gílátà rẹ̀ ní tí wá ní ìṣù níbi nígbàgbọ́ nú ọlọ́wọ̀ bá àti nígbàgbọ́ nú yawal kiyama bóò ni ò ṣe ní affect hukukul adamiyin ó mọ́ láwọn abúrúmi tó ṣe pé gẹ́gẹ́ bí ọmọ ànábì adam èyí ó fẹ́ ṣe àmọ́ tó bá tún wọ́n pé yámọ̀lì kìí yámọ̀ ń bẹ ọwà kóra dúó ọlọ́wà ni àrọ̀ àyíta ṣe ẹ̀rí ẹni yìí ni àrọ̀ hmm? àyíta ṣe ẹ̀rí ẹni yìí ni tẹ́lẹ̀ nìyẹn alẹ́dì yúkà dìbò bì dìn ẹni tó ń pe ọjọ́ ìkẹyìn tó ń pe ní irọ́ imam shankiti rahimahullah nínú الذي الذي يكذب بالدين فيه اسم الموصول مبهم مبهم بجانه ما بعده اركوني الذي اسم موصول نتالني تالني سولني كسبيسيفيكالي مبهم يا ابي سيبان يا ابي اها وهو الذي يدعو اليتيم

ẹni tá ń sọ yìí kò retí ẹ̀sẹ̀ kankan látọ̀dọ̀ Ọlọ́run Ọba subhanahu wa ta'ala wala yakhsha iqaba kó sì bẹ̀rù ya kán sórí ó ti wá rí báyà tààlùkù méjèèjì yẹn hukuku Allah subhanahu wa tó bá mójútó ẹ̀wọ̀n tí wọ́n sàbúrú láyé lè ní àìgbà pé yàmọ̀ kí á mọ́ ọ̀pọ̀lọpọ̀ ní àìgbà pé ń bẹ òun náà gbogbo abúrútẹ̀ orí ẹ̀ tí ìbá kí ni bó ní ọmọ ànẹ́bì Adam tó mọ̀ kí mo ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́ mẹ́sàlẹ̀ bí mo ń sọ̀rọ̀ lọ́wọ́ mo kẹ̀lẹ́ alẹ́ ìbá fantaha ẹ́ mo kàn lè gbórílẹ̀ báyìí níkà bẹ́ẹ̀ ni وأما هذا لا يؤمن بهذا الكافر لا يؤمن أو من ضعف إيمانه ويقينه وتصديقه لله عز وجل ẹni tó sì pé ìmánì rẹ̀ lẹ okúrú ó fúyẹ́ àbí ò ti ẹ̀ sí rárá òun ó bìlì fi pé ayé iná ní gbogbo ẹ̀ láwọn èèyàn fi ń gbé ayé náà fi mú ayé ní aljanna tàbáníkẹ̀ èèyàn àwọn kan wà tó pé wọ́n ti mú ayé ní kíní aljanna gbogbo gbádùn lọ́fẹ́ gbáláyé gbogbo bá se, gbogbo ìfẹ́ inú tàbá lè ṣe kásí láyé kí ni dí wọ́n ni ayé láàṣì ká tó sọ̀rọ̀ àbí kí mi ni ẹ̀ so débẹ̀ rí so débẹ̀ so ní padà lúsọ̀nà méjì ẹ̀ tí gbọ̀rẹ́ àrí wọ́n ni à ó jájá tàbá débẹ̀ ákàlà mọ́ bá ṣe sí ilé ń tọ́ka lórí àìnígbàgbọ́nú yamal muslim alladhi yu'minu bil yawmil akhir bi yawmid din yóò mọ̀ rí kódà tẹ́nìkan bá ṣàbúrú fún yóò mọ̀ pé ẹmọ́ ọ̀rí ìgbà lọ́dọ̀ lọ́wọ́ bá kì nínú kan tó mọ́ kọ́ yẹn sùúrù jùlá iná dẹ̀ ní kíyẹn ẹnìkan ṣàbò sí àbí ó pẹ́ tàbáníkà mọ̀ bẹ́ẹ̀ ní ìjà yóò kàn fẹ́rẹ̀ yíwa ní ẹjá filẹ̀ agbàyàmọ̀lì kìyàmà ilé ó ṣe báyìí fún mi àbí tàbáníkà tó mọ̀ fà yóò tó di wàhálà ẹjá filẹ̀ yóò di odiyàmọ̀lì kìyàmà ẹni yìí sì ṣàbò sí mi níbi dúkìá níbi owó níbi anything níbi rídù mi ó ṣàbòsí mi bẹ́ ẹmọ́ wọ́rí ó di kíni yìí yawmul qiyamah náà Imam Sa'di ni wal annahu la yarju thawaban wa la yakhsha iqaba ọni so a ti rí àkọ́kọ́ nínú wáṣù ẹ̀ ní kí ni wáṣù àkọ́kọ́ alladhi إلى جهنم da'a أي يدفعون بشدة وعنف وما 'unuf wọ́n ma ti àwọn وما في pẹ̀lú agídí àti líle wọ́n ma so yad'u oni tiyan ba tiyan dànù látara ìlànà ọmọ òru kan wọ́n boyo kan kọjá bá kíá edokun edokun agbira ko sari kini kan tó bá ní ọ̀rọ̀ rí wọ́n kan tanpa abukan ti dànù fadhalika alladhi yad'u wọ́n ni wà láyé hìdó gọ́yọ̀rọ̀hù náà ẹni yìí kèkí ń ṣe wà láyé hìdó ay wà láyé hìdó torí hàzọ́ bìbọ́ àti hàzà bìsá bí mánàl wáhid wà láyé hìdó ay wà láyé hìdó alátọ̀ ámìl miskini kò yí almiskin huwa man askanahu alfaqr wọ́n lẹ́n tó ṣe pé ò sí pàálákẹ́ ò sí dálákẹ́ tí a kó sì mọ́ síbẹ̀ wallahi téèyàn bá ta ò sí débì kan ẹnu yóò sì dì bó sì mọ́sẹ̀lẹ̀ ní ṣe mọ́ gíṣì ni kò ó ní sọ̀rọ̀ mọ́ tó wákàtà yóò nígbàrà sọ̀rọ̀ mọ́ gíṣì ni pé pàápàá sí lọ́dọ̀ àwọn tẹ́mù kan bá fẹ́ràn owó tàbí ayé ni ọ̀rọ̀ ẹni tí ò bá ni kìí wọ́n ló ń pariwo ni ẹni ah ta ló ń pariwo látàrọ ta ló ń pariwo kọ́nà kọ́ ọmọ sọ̀rọ̀ kíkèkí lẹ́ká yẹ́sà ẹjọ́ ẹ ń pariwo gan òsì náà ń pè ṣe bá yẹ̀ àrí bọ́n tó bá ní nǹkan lọ́wọ́ tó ń bá ń sọ̀rọ̀ kọ́nà <clears throat> ṣe bá yà rí kó sọ́rọ̀ kan bọ̀ owó ní ṣe kí ní òní sọ̀rọ̀ kẹsí bá yẹn nífẹ̀ẹ́ rẹ̀ o nítorí owó tó ní ni o bọ̀ tó bá wà lọ́dọ̀ àwọn tó ṣe pé àwọn òfowó ṣe criterion kí náà fi ń ṣe bẹ̀rù àbí kò ní nǹkan tó ṣe pé yóò fi kàfà múnà rẹ̀ ní ìsinmi kò ní tí ó jẹ níwé ní báyìí miskini ni ẹ kò ní kèsí pé bí á owó rẹ̀ háwó kò ní ni kò ní kílẹ̀ jẹ láàrin kò sí ọ̀sán kò sí alẹ́ kò sí ṣẹwárí tí nǹkankan kò àìmọ̀kánṣe kí ni ọdẹ alákẹ́ so wala yahuddu ala ta'amil miskin kò wá kí encourage àwọn èèyàn kọmọ fún àwọn aláìní kọmọ fún wọn jẹ ṣẹ́rí miskin méjìlá miskin miskin àkọ́kọ́ yes al yóò béèrè yóò tọrọ ẹ̀dàkùnrin fún mi jẹ miskin ni míràn tó pé la yas'aluna an-nasa min at-ta'affuf alaysa kadhalik so yahsabuhum al-jahiluna aghniya àwọn kan bẹ wọn ò ní nǹkankan much àmọ́ wọn ò ní bèèrè kí wá ní àwọn tọ́lọ̀n bá jẹ́ kí change kéèkéé wà lọ́wọ́ wọn kí ni ha kú kí ló ẹkẹ́ sí wọn ni pé àwọn tán bèèrè àtàwọn tí wọ́n bèèrè àtẹ́hìm ṣe bá yàrí àtẹ́hìm àtẹ́nàs ni kí ni babbala ni kí èyàn má ní ohun ló dájú tó ń ti pé ṣẹ́rí yóò wá ṣe náà fi pé èyí mọ̀ tọrọ èyí mọ̀ wá ìṣọ́ ọlọ́wọ̀ bá kó níbi fákúrù kí nìdí ànábì mọ̀ wá ìṣọ́ ọlọ́wọ̀ bá ṣe ibá yà ànábì mọ̀ ṣe dùwà ka sallallahu wa antal akhiru falaysa ba'daka shay'un ba'daka shay'un ikde anni dain wa agnini min al-faqr so ànábì ó ti oko lo ba síwájú yin Ọlọ́hun Ọba thanau ala Allah yani ikde anni dain Ọlọ́hun da ko ba ṣe gbèsè mi o gbèsè pọ̀ lọ́wọ́ mi o wa agnini min al-faqr Ọlọ́hun wa la mi kò ní bí òṣì ṣe bá yàrí ó tún pọ̀ bẹ́ẹ̀ náà dùwà tó ṣe pé ànábì máa ń ṣe isti'adha kó níbi kí al-faqr

ṣe ẹni yìí ní wọ́n fáwọn èèyàn ló ń jẹ ni ẹ̀dáhùn sẹ́niwẹ̀ ni yóò fáwọn èèyàn ló ń jẹ láà tọ́yẹ̀ wọ́n ni fawailun lil musallin igbe ọlọ́run ọba subhanahu wa ta'ala kó mọ́ bá alimusallun àwọn apákan nínú àwọn tí wọ́n kéhùn látara ìfẹ́nú àwọn apákan nínú àwọn ọ̀tá ìsìn islam wọ́n fẹ́ mọ́ sọ pé àwọn fẹ́ lo Qur'an against àwọn Mùsùlùmí <laughs> wọ́n wà ní ohun ah, kírun kọ́dọ̀ lọ́n sí pẹ̀lú ọmọ sí wáyé kí nìdí ọlọ́ni fawailun lil musallin èpè ibi dẹ́dẹ́ ọlọ́run ègbé ọlọ́run kó mọ bá wọn akírun ṣe báyìí àbí ṣe ní dìkẹ́ ẹ̀ṣẹ̀ rọ́dù fún orújú ẹni ṣe rújú gangan ni aslan ṣe rújú lèyìn ṣe báyìí àbí fawailun lil musallin nǹkan ní káyà ohun tán ni ọlọ́run ṣe wáṣù àwọn musallun ẹ̀yẹn náà nígbàtọ́lọ́ ni pé wal asr innal insana lafi khusr ọwá dákẹ́ ìnsáni ni wọ́n ìnsáni lè mítọ̀ gbogbo àti sòfò ó ṣe káyà yẹn tán illa alladhina amanu ṣe báyìí àbí so fawailun lil musallin أي للملتزمين لإقامة الصلاة ولكنهم ìtumọ̀ rẹ̀ nípa wọn tó ṣe pé lóòtọ́ wọ́n kírun wọ́n rí wọ́n kírun o kò sọ̀rọ̀ walakinnahum abúrùn wọ́n kírun sọ̀rọ̀ walakinnahum bọ̀kínà ma ń ṣe alladhinahum an salatihim sahun àwọn tó ṣe pé ay mudirun لها تاركون لوقتها مفوتون لأركانها ìtumọ̀ rẹ̀ ni wípé àwọn ẹni tí wọ́n máa ń kí àwọn ènìyàn lóòtọ́ wọ́n kírun àmẹ́ ìrun tí wọ́n kí yẹn ìmọ̀ kó jẹ́ pé wọ́n fi àsìkò rẹ̀ ráre wọn kí ń kí lásìkò rẹ̀ wọ́n tún fi kí ni wọn àwọn orígun orígun ìrun tó ẹkan mú wá wọn ìkí mú wá ayíwọ̀ ìkí ń kí ìrun gẹ́gẹ́ bó ṣe yẹn ṣe kí ni ó bó ẹ kí wọ́n ṣe máa kí ní Ibn Abbas radiyallahu anhuma àtàwọn wala yusalluna fi siburi àwọn tó ṣe pé níta gbangba ni wọ́n ti ń kírun wọ́n kí ń kírun ní inú ọkàn wọn ayé kò sí Islam nínú ọkàn wọn náà wọ́n ni wa hadha li adami ihtimamihim وهذا لعدم اهتمامهم بأمر الله حيث ضيعوا الصلاة التي هي أهم الطاعات وأفضل القربات والسهو عن الصلاة والسهو عن الصلاة هو الذي يستحق صاحبه الذم واللوم ìtumọ̀ ní يعني pé ìtumọ̀ látara pé wọn ò fọwọ́ tó lágbára wọn ò fi mú ìrun yìí ìrun tó ṣe pọ̀ gangan ní òpó ó ní ìbádà tí fi ń lágbára jù ayílẹ́yìn ṣàhàdàtàn ó ń sì ní ìsúnmọ́lọ́wọ́ ọba tí ẹ̀lẹ́ fi súnmọ́lọ́wọ́ ọba ti fi ní ọlá jù ìwá sí kíni o ìwá gún ríkò níbi ìkírùn yí dáadáa bóyá yálà kíyàn kí lásìkò rẹ̀ ní àbíkíyàn sí kíni àbíkíyàn kí pẹ̀lú àwọn orígun rẹ̀ pẹ̀lú àwọn májẹ̀mú rẹ̀ pẹ̀lú àwọn wàjìbátù rẹ̀ pẹ̀lú àwọn ọlọ́run wa ń blímù nínú kùránì wa amma sahwu fi sọ́lá fàhádà yaqa'u min kulli ahadin hatta minan nabi sallallahu alaihi wasallam but mọ́lọ̀ wípé alladhina hum an salatihim sahun kọ́ọ̀rọ̀ bí àwọn tó kọ́ mọ́ ń gbàgbé lórí wọn ọyọ kó kíra kà mẹ́ta ọwá kí méjì wọ́n ni a ah, ó ti kó sí alladhina hum an salatihim sahun kò kó sí iwu àwọn munafikuna ni wọ́n sí kíni àwọn ni wọ́n sọ amma as-sahawu fi salat wani kódà ó ṣẹlẹ̀ sani wa muhammad sallallahu alaihi wasallam nígbà tani kan sọlẹ́yà nabi dhul yadayn kí ló sọ as-subhu arba'a ṣe ṣúbì ti di mẹ́rin ni nígbàtí aláìmọ̀kan mọ́ríkásí sọ̀rọ̀ ó ní à buhari ní ṣubú mẹ́rin ni kò mọ̀ pé istifa <laughs> kọ̀kẹ́ istifhamu ló wà ń bẹ̀ zeba ibi asubhu so pé tó bá fẹ́ amzatul istifham ẹ́ ó wá pàdé amza asubhu amzatul wasli ó wá jà mọ́dá rẹ̀ yóò àdíké ni tó bá jà mọ́dá rẹ̀ kí lọ́n gẹ̀rẹ́ àà ó jà mọ́dá rẹ̀ ìtazara <laughs> ìtazara ní jẹ́bẹ̀ so almuhim ni pé anábi kí oúnjọ́ kanáà sallallahu alaihi wasallam ìrún raka mẹ́rin anábi wa kìí méjì sallallahu alaihi wasallam fadakola abaitahu ẹni kan wá sọ pé ah méjì mọ̀ ní ẹsẹ́ ìrún ti di méjì báyìí wọ́n sọ fún anábi sallallahu alaihi wasallam anábi wa dé anábi dẹ̀ kí raka méjì tó kù eh anábi kí wọ́n fasallam bàtàwà su taslim wọ́n wá forí ní ẹ̀mejì ìyẹn tọ́ka lórí pé téèyàn bá fi bóyá bí orókùnù lẹ̀ lórí ohun àbíyàn gbàgbé eh, odidi rákàkàn kódẹ̀ ẹ̀yẹn ti lọlé wọ́n á rẹ̀yàn létí èyí lè padà wá kí n kó tún yẹn kí láti bẹ̀rẹ̀ ẹ̀yẹ báyìí àbí ó lè padà wá àfáàmìgbàbẹ̀ tó bá fi rúkùnù lẹ́ ó tún gbogbo ráka mọ́ wá ní ṣe ìbáyìn àbí tó o ní wípé irú sáàwù tán sọ ìgbàgbọ́n kọpa an sẹ sùjúdù sáàwù alladhina hum an salatihim sahun kọ máa lò bẹ́ ẹn tó bá ti lè gbàgbé lórí òun bá yíò ó ti kó sínú ayà attention ìyẹn máa mind ìyẹn mọ̀ pé kò sí attention tó ìgbàgbé ó sì how much more ẹni tí ó kí ń pay attention lórí ohun rárá ẹ̀dọ́kẹ̀jì ká jìnà síbẹ̀ wàyám alladhina hum yura'un ok mo ti fi láì kalẹ̀ wọ́n ni wal hadha wasafa Allahu ha'ulahi bi riya wal qaswa wọn lọ́lọ́ fi ròyìn àwọn ènìyàn pẹ̀lú ìrun wọn tó bá ń kí dáadáa ni yóò mọ̀ fi àánú sí wọn lọ́kàn yóò mọ̀ rọ ọkàn wọn yóò sì mọ̀ yọ ríyáwù kó lọ́kàn wọn àmọ́ látara pé wọn ò kí ìrun yẹn dáadáa náà kò síṣẹ́ lára wọn alladhina hum yura'un ọlọ́run láwọn tó sì kí wọ́n sì àwọn ṣẹ́ láti mọ́ fi ṣe kí ni sí àárí mi wọ́n fi ń show off tọ́bánkì rẹ̀ náà ẹ́ wọ́n dìde náà kò sáálá náà ni wọ́n mọ̀ kí rẹ̀ náà lọ́lẹ̀ náà ni wa idha qamu ila salah qamu kusala yura'una an-nas tọ́bádé tọ́báláàfẹ́ kí rẹ̀ náà wọ́n dìde bí ọ̀lẹ́bẹ̀ náà ni Allahu akbar wọ́n ni mélòmélò àwọn èèyàn lè ní náà fi sọ́lá ṣe kárí mi kí ni dí gbà tó mọ̀ pé ó sọkún lórí sọ́lá kí ni dí tó tan Facebook live ó fẹ́ sọkún ó wá tan Facebook live dó ṣe ta ló ń tàn ṣe mi ló ń tàn ní àbóǹtẹ̀rà rẹ àbóǹtàn fóònù tó rò sáà lè tan ọlọ́run kọ́kọ́ yọ ọlọ́run kò nù kọ́ ìmọ̀ àtò lè tàn ìmọ̀ pẹ́ kọ́ bí òǹtẹ̀rà rẹ àbóǹtàn mi àbóǹtàn àwọn tán wọ online bí kanú àmọ̀ ìyàwó láàrin orí fídíò kanú àwọn oníbídá tán pèrè lóní súnnà wọ́n ni nínú Ramadan bá ṣe ń bá ń sẹ́ẹ̀tì kí ni tán ma ń sẹ́ẹ̀tì bá ṣe ma ń sẹ́ẹ̀tì fídíò wọ́n ni àwọn pẹ̀lú ìfẹ́ sọkún ni ìfẹ́ sọkún ni ọkọ̀ fọ́dẹ̀ báyìí bàbá ti ìwọ̀lọ́yà ìkúrẹ̀ ẹkùn kan gbé mi ní anẹ́bìdẹ̀ ìsọ̀ sallallahu alaihi wasallam àwọn tó yẹ kí yẹn fi rí aljanna àwọn yẹ́ sì ti fi ń ta lọ́pọ̀ anẹ́bì ní pé sab'atun abu sab'un àmìjì kan bẹ yuzilluhumullahu tahta dhillihi ay dhilli arshi yawma la dhilla illa dhillu ìjọ tí ò ní 12 gbogbo alamọba sí mọ́ ń ké pé eh, ọlọ́run ṣàánú wa o bẹ́ẹ̀nà ibẹ̀ ẹ̀kọ́ tó mú gbóná ìjọ kan wá ń bẹ ohun yóò ní ju bí ẹsẹ̀ mẹ́fà lọ sí inú làákàíwá yẹ́gìlì dìmọ́gùnà ọpọlọ àwọn èèyàn mọ̀ sọ báyìí látara ṣídàtò àrọ́rọ́ ti shams anẹ́bí wọn sọ sallallahu alaihi wasallam pàwọn méje kan samawati wal ard kùrìsí ilẹ̀ kò sí bẹ́ẹ̀ sí lè pọ̀ tó yóò gbà yìí nínú wọn àníbùwà ń kàwọn àwùsọ́f méje nínú wọn ni rọ́jùlùn dẹ́kẹ̀rọ̀lọ́ha a kọlwatan hmm? ọkùnrin nǹkan tó ṣe pé ní kọlwà ní kọ́kọ́ ó dájú kò sí kọ́nà ilé rẹ̀ kan bí kan anybody orí kò sí show kò sí like kan lórí facebook kò sí view kò sí share kò sí comment kò sí anything kò sẹ́nìkan tí ó applaud kò sẹ́nìkan tí ó yìn láàrin wọn àtọ́lọ́wọ́ bá ní fa'afadot àìná ojú rẹ̀ kàn bẹ́ fún mi ni like ìfàádọ̀ like ó kàn kẹsẹkún náà ni ó kàn búsẹkún náà ni ayi min khawfillah min khashiyatillahi azza wa jalla látara bẹ̀rọ lọ yẹ́gẹ́ bí a pà kan àwọn àmọ́rí bí mọ̀tẹ́kìn ó wá tàkà láfà ẹkún wọ́n náà sí yẹn ṣe bá yẹn ṣe yí gbọdọ̀ bẹ̀rọ lọ́ba kódà tó kí bí á kí ní ètẹ̀wà gbìyàn lódodo sincerely ìgbàmíwà ló tọ ọmọ wà tí ò ní ṣe kọ́ntúrò ma but ìyẹn láàrin wà tọ́lọ́ ọba ni ó láàrin kẹ́mí tó pé ò lè dájọ́ pé láwájá ń ṣe ríá bà àwọn èèyàn wa lè ní àwọn ti padà ṣe ríá wọ́n ní pé ó lè mú báyìí <laughs> ríá tó ṣe pé ọ̀rọ̀ tó wà mánáwí ni abstract ni àrí ó sì padà fẹ́ di real tó lè dìmú báyìí pé ó ní onímọ̀dúnmù <laughs> like ibi tó ti lédé èyàn fẹ́ ṣe kútùbà ó rí sẹ́tìfì báyìí ní ìsìnwò ìsìnwò báyìí <clears throat> inna alhamdulillah nahmaduhu wa nasta'inuhu dákun dákun mo fọ́lọ̀ bí ó ríyà tó ṣe gbámúlélé iná eléyè ṣe ké ẹmọ́dájọ́ lórí àwọn èèyàn rárá àwọn ìtí ò lẹ́dájọ́ lórí àwọn èèyàn bẹ̀lú òtọ́ àwọn àtọ́lọ́ọba àlè sọ pé bí a ń ṣe bọ̀ àwọn ìkọ́ àjọpẹ́ ara ìwọ́ tó sẹ́ẹ̀tì fídíò tó sì bẹ̀ sí ní máa sun ẹkún àà kí lè yìn ó tí rẹ̀ lè like èyí mọ̀ ìṣẹ̀kú wọ́n fò ní ìsìn o yìí sì kàn sẹ́kún tó bá ń tàn àwọn orí Facebook àwọn orí TikTok so wọ́n tàn lọ́ọ̀bá subhanahu wa ta'ala ni ó lè tàn wá mú ò lè tàn lọ́ọ̀bá kódò òsún lè ó sún lè tàn gẹ́ èmi tí mo wà ń bẹ̀ tí àyà ah, ah, ah, àfáà tí ó so ọbùrìyà wà ní in ibi tí ríyà òṣèrí ọ̀pọ̀lọpọ̀ máa ń sọ pé ríyà ẹ̀ṣẹ̀ kékẹ̀ ẹbọ kékeré ni wallahi ríyà ò lè gbé ọsún ẹbọ ńlá ó lè ṣe ríyà ọbẹ̀ tó sì kúrò ẹ̀ṣẹ̀ Islam jẹ́ sọwájú rẹ̀ fún sórí ibi tí ma ti ń jẹ́bọ kékeré ni pé iṣẹ́ tó ń ṣe yẹn nípìlẹ̀ yẹ̀kìláàsì ló fi ń ṣe torí Ọlọ́run bá ní ríyà wá sí kíni fàtọ́rì bẹ́ẹ̀ ni sákọ̀tọ̀ bí i tọ́lab wà bárí àti bí i dìmà yìí ṣe kẹdàrík bàrán àti dìmà wà á kò dẹ̀ sí yíjú zo yi báyà rí fahimto naam but ṣe isa kí ni ìdájọ́ sẹ́wọ̀n abúntmẹ́ náà kí ni ìdájọ́ sẹ́wọ̀n sọ́lọ́wọ́ gbà sẹ́yìn ó ti bàjẹ́ ìṣẹ́ ìpọ́lọ́wọ́ gbà ní ọlọ́run nígbà but ẹniyẹ wọ́wọ́ mọ́sálásí ó tọ́kì mọ́sálásí ẹ̀ ní o wọ́n gbà nípìlẹ̀ ìtorí tó fi wá mọ́sálásí ni pé ó fẹ́ wá ṣó àwọn èèyàn ẹbọ ńlá ni ríyàwó gẹ́gẹ́ ni aṣùlù sẹ́yẹn kò kírùn fọ́lọ́ọ̀bá ta ló kírùn fún ó sì gbéjọ́ sí fẹ́ lómi lẹ́yìn ọlọ́ọ̀bá ló jẹ́ kí wallahi zamanu tawayi zamanu alfitan zamanu alfitan wal mihan an bi Allah ko sawakun bi fitan wal mihan na'am olawa ni wa yamna'un al ma'un nínú wa burúkú tawon ni wa tún nínú pé yamna'un al ma'un ma wal ma'un wani àwọn nǹkan alìmọ̀rúnù láwọn nǹkan tó kéré tó ṣe pé kò lè àfẹ́kì rẹ tó bá fún yàn àbí tó bá yáyàn ẹ́ mo ní o fún mi níyọ̀ wá ní ẹ̀ wọ́n ti kà sí bíbẹ̀ <laughs> ẹ̀rà wọ́n ti kà á tánkayọ̀ ni tani ó kayọ̀ àbí ṣúgà wọ́n ti sí ẹfún nígbà ẹ̀ẹ̀ ìgbà àti ìgbà àti eré sódò ìgbà bí àwọn bí ìgbà bí ike bí iyọ̀ bí kí tún ni bí omi ẹ́ magi sardine àbí lẹ́sọ́ ọmọdé sardine àti sardine bò <laughs> sardine ò tí náà wọn mọ̀ oúnú ìsáná ẹ̀hẹ́ bí ìsáná hmm? ẹ̀yìnbó èlólẹ́yìn kẹ́nìsìn ẹjọ́ èlò lẹ́yìn kan ráyìí túnìtì àà ìjẹ́ ó ṣẹlẹ̀ o ayíyàbọ̀ tàbí jẹyàbọ̀ òkè ẹjọ́ kí ni aṣùlù kínú kí ni jẹyàbọ̀ náà ahun ni òwú ẹ̀mí jẹyàbọ̀ ahun ni ọ bí àwọn kí maroon bí ìgbálẹ̀ ẹ́ gàrí kọ́pù kan eme ẹ gàrí kọ́pù kabú so almuhim ní kí gbogbo tó bá ti nínú àádá táwọn kí nínú like normal kínan gbé wọ̀yẹ̀mìnàrún ibi táwọn ní yàyàkúyàdé wọ́n tún ma ń ṣe mọ́nàrún ibi táwọn tán ní ahúndé wọ́n tí wọ́n tún fáwọn yẹ̀ ní márùn ní tó kéré tó ṣe pé kò ní affect rẹ tó bá fúnyàn àbí tó bá five naira ti parẹ́ mọ́ àti parẹ́ official bó ti parẹ́ ẹ̀dà agbóyẹ́mí ẹfún five naira ah five naira ìmọ́ ah mo sì fẹ́ lò ó ní target target wọn kẹ́ ní ayẹ̀ ni wọ́n ní target gbogbo ìjọ kẹ́yìn kàdà fẹ́ ra nǹkan gbogbo kẹ́ budget budget budget ẹja bẹ̀rọ lọ́ọ̀bá tí budget bá ti padà pọ̀ jù wàhálà ni ma ń dálẹ̀ wàlá kí náà ń pè àwọn nǹkan tó pọ̀ oore tó pọ̀ yóò àwọn àyíká àti pé tó bá ṣe sọ́dákọ̀ ń bẹ́ wọ́lọ́yò tí wọ̀ bóyá sọ́dákọ̀ yẹ bóyá tí ó lọ́ọ̀kùn nínú ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala ni ẹ̀ àmọ́ bọ́jẹ́tì ayé náà ló ti padà kó bá bọ́jẹ́tì ah owó wá ní bọ́jẹ́tì ó ní bọ́jẹ́tì kí ló tó ní bọ́jẹ́tì ó sì ń bọ́jẹ́tì alìkìyàmù kalẹ̀ Umar bin al-Khattab radiyallahu anhu ó ló fẹ́ ṣe kí ní kan tó pé ó gbogbo sí olórí ọmọ bá Abubakar wájú bó ṣe dénú ó ní Ànábì inni atasaddaq wa unfik fi sabilillah shatr mali dúkìá mi mo gé sí méjì mo be bí ṣe sadaqa sojo na Ọlọ́run subhanahu wa ta'ala fa ata abubakrin bi malihi kullihi àwọn ilé kọjá mi abubakar tún ah iná kèrè al-musabaqatu fil khayrati wasabiqu ila maghfiratin min rabbikum wa jannatin 'ardu as-samawati wal-ard والمثل هذا فليعمل العاملون kíná gbé فليتنافس المتنافسون ibi tí ẹ ti máa ṣe tanafus ibi nínú sójú ọ̀nà ọlọ́ọ̀bá ah abu yi ma nínú sójú ọ̀nà ọlọ́ọ̀bá a in na jù lọ inṣáàlá elékèdè kí n ṣe lè ayi ṣe in illa li ajilillahi azza wa jal abu yi ma náà kí ní àbí inṣáàlá mú gbọ́kọ́ mọ̀ yákan wà níbi owó conference ta mọ́ ṣe wọ́n ma ń sẹ́tì àkáùntì wọn automatically ní ojoojúmọ́ yíò mọ̀ yọ 1000 naira automatic ni ẹ̀ẹ́ èmi ó set tèmi sí 13,000 naira lójoojúmọ́ yẹ́nà ẹgbẹ́ ẹ̀kọ́ náà a èmi ó èmi ó set tèmi sí 20,000 naira inshallah a èmi ó lágbára bẹ́ẹ̀ per month in fi sí 10,000 naira per month per month bá yóò gé 10,000 kó ní account mi kódà kó fi sí 100 naira pé 100 naira kó mọ́ yọ lójoojúmọ́ so ibáyàn ìjọ́ tó bá kàn ní minus 2 naira ń bẹ̀ dìí

يمنعون الماعون فكيف بما هو اكثر منه àwọn ni ni bí tí wọ́n ní ojú kokoro de na tán sì fen ayé de wọn iki n fáwọn yin láwọn kekekeke ṣe ni ni wa fún yan ni tó tóbi o ko te yo ba jẹ lólówó gbo ni tí mo jẹ tálíkà wa fi hadi as-suwar as-suwar al-hathu ala ikram al-yatim wal masakin wat tahdid ala dhalik ní bẹ nínú sọ́rọ̀ yìí ìṣe ká encourage ara wa ká ṣe ra wa lákìkanjú lórí ìmá ná ìmá ṣe dáadáa sáwọn ọmọ òrukàn hey àwọn ọmọ òrukàn tí wọ́n ní bàbá láyé tí wọ́n tọ́jú wọn ẹlòmí ò ní bàbá kò tún níyá pa tí wọ́n ní kamarin tí wọ́n wò wat tahdidi ala dhalik kádẹ̀ máa

لا ويطعمون الطعام على حبه مسكينا ويتيما وأسيرا إنما نطعمكم لوجه الله لا نريد منكم جزاء ولا شكورا إنا نخاف من ربنا يوما عبوسا قمطريرا كيف عرفنا سيما فوقاهم الله شبر ذلك اليوم ولقاهم نذرة وسرورا وجزاهم bima sabaru li annahum sabaru fil haqiqa inti eyan Ọlọ́run da pẹ̀lú shuh kama lahun kama fe walakinnahum sabaru wọ́n kọ́ ẹ̀mí ara wọn sùúrù pé kò tó kò lọ́fà lọ́wọ́ tèmi náà àbẹ́mí náà jẹ́ gíní ilé làwọn yàrá sàlábì kan mọ́kàn jannata wà àríra jannat ṣùf kí eish like limada kí ni kí lẹ fẹ́ gbà mẹ́rà ẹni tó kú tó bá orí ẹbọ ló kú sí tẹ́ẹ̀tẹ́ jannata wà àríra so ibáyà náà wọ́n ni wà mọ̀rọ̀ àti sọ̀lá àti wà mọ̀hàfàtàtù àríyà káàdẹ̀ ká tẹ̀pẹ̀lẹ̀ ma ká mọ́ fọwọ́ kékeré mú ìrún o wà lẹ́lì ikhlas ká wà sincere fíhà níbi ìrún wà fi jami'il a'mal àti gbogbo ṣe ta bá ń ṣe tó já wọn ṣe ìjọsìn àfikásín tó lọ́wọ́ bá wala hath wala fi'lil ma'ruf wa badhlil umuril khafifa ka'ariyatil ina'i wad-dalwi wal kitabi wa nahwi dhalik kí ẹwà kọ́ ẹ̀mí ara ẹ̀ lórí bí yóò sì máa sí àwọn iṣẹ́ tó dáa àá bí àwọn sí dáadáa sáwọn èèyàn láwọ́já nídi kìíní kan ah ókè ókè àmú níbi ókè ẹgbà ókè ẹkìíní má jẹ́ kó fi ọ lára má jẹ́ sórí ibi tó ti mọ̀ ní pé mọ́ kọ́ ààrẹ bí òṣèkí ń slow tó bá ti di ká náà nǹkan tó bá ti di ká sí dáadáa sáwọn èèyàn ká slow tó bá gbọmọ́ slow ìwà yóò dá mọ́ slow ah ó tún wá gbé sí rò lé ah ok kí ní àbí ok ok like kódà kó mọ́ ní lọ́wọ́ gẹ̀ yóò sì padà mọ́ lára ah sorry <laughs> mo rò bóyá ah, ó wà lápò mi ní like ó yóò sì padà dídá àbùsí ọ wọ́n pè kí ní kẹ́ ní tàtọ́ bọ́ọ̀rù ẹlòmí mọ́ rò bóyá naturally lóòtọ́ tọ̀bí ẹlòmí kò ní kí ní lára ẹlòmí dẹ̀ ní ó ní kí ní lára pé ó but tàtọ́ bọ́ọ̀rù náà ń bẹ tàtọ́ bọ́ọ̀rù ni pé ó tìrẹ́ ní títí tí kìíní òfin di part and parcel of you an bí Allah kó jẹ́ kó rọrùn fún ẹni wa so inshallah ibi ni eh, sura yẹ parí sí inṣáàlá ó kù suratu Quraysh táàmù ní jùkú tó ń bọ̀ muhammadin wa alihi wasallam na'am ibiri abu nusayf misk malu àwọn àhàdìtì wa lóòtọ́ tó ń sọ̀rọ̀ nípa fọ́lù alfakr ọlá tí ń bẹ fún kíyàn sí kíni kíyàn ní fakr kíyàn máa ní nǹkan mọ́ch kúrò nínú rẹ̀ náà ni wípé àwọn tó jáwà níbi ọlọ́wọ̀n ọba púpọ̀ náà tó máa ń tẹ̀lé wọn àwọn aláìní ni ṣe àwọn àrọ̀ àrọ̀ zílù náà ń tẹ̀lé ọ̀yí àwọn àrọ̀ zílù náà àwọn èèyàn yẹpẹrẹ èèyàn dọ̀tínú wa àwọn tí wọ́n lọ́fà gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni pé tí yóò bá ní kankan mọ́ nínú nǹkan tó mọ́ jẹ́ kí ẹ̀rí tètè rí gbígbà òdodo jù oní ẹ̀mọ́ like ìwọ́n agidi tálíkà tó ń ṣe káàkiri ẹni tó class kò ní lè jù kó

wọ́n ó ṣe ìṣirò gbogbo owó tí wọ́n kó jọ ṣe kí bá ṣe ń kó jọ inú afẹ́rin kàmọ́ kó jọ afẹ́rin rẹ̀ kò sẹ́ntí ò láìkẹ̀ kàmọ́ pàmọ́ fúnra wọn o fẹ́rin kò ní 10 million lákàntì báyìí o fẹ́rin kí kọ́kà ilé ọkọ̀ lẹ́kẹ́ ẹlú oúnjẹ ti wọlé èlú kì níkà million mashallah bọ̀ mímá kàsábẹ̀tàwó wà fí má àǹfàkótàwó ọkọ̀kọ́ rojọ́ ibùnú kọ́kọ́ rí iná èyún làkọ́kọ́ iṣẹ́ àrámù tó ń gbà rówó àkọ́kọ́ rojọ́ èyún náà so mi ma ní ìmọ̀ nípa àdífìyàn ikú bóyá ọ̀ṣọ́rù ní fìzúrọ̀tún ìzàkí wallahu a'lam la adri la a'rifu hadha al-hadith ó tún jọ ìmọ̀ àwọn tàti sọ́nà ni insha Allah na'am for they do ask for money tẹ́mọ̀ tọrọ owó bára fine bára say I'm fine bára fine bára àwọn tẹ́mọ̀ fine Some will explain situation, but you know that is lying or not. So what was all ìsíṣẹ́ uh, ìtẹ́ pé ẹ̀yìn ká tọrọ lọ́yìn àkọ́tẹ̀ bá rí hálẹ̀ ní pé hálẹ̀ ní ẹni tí ò ní ni ẹ̀yìn ó fẹ́ ni ẹni o ó kílẹ̀ nù hálẹ̀ kódà nínú mọ́ra nínú ẹ̀ká ah, ẹni yóò lọ fà afá ẹ̀dàkùn bó ni tó ń ti pẹ́lú mínà tó mọ́ sí bí pé òun ò ní owó tí ń bẹ lọ́wọ́ rẹ̀ ẹ̀yìn akọ̀wà ti mọ́ tọrọ báyìí láti ẹ̀ka ọ̀rọ̀ ó ẹ̀fọ́mì ó láwọn kọ́sọ́mà ìyá ẹ̀yẹn ti kọ́lí sí gama ó wà gama náà kò tí ẹ̀sì rásọ́nà dọ̀wà mọ́ gbọ́kì ẹ̀yẹn ti ilé tó kọ́ gama nígbà ẹ̀yẹn olóòjò kọ̀wé ogbìyànjú èmi tí mo ti ń fọ́ lọ́wọ́ ní room face me and face me ẹgbẹ́ bára káwà tí àwọn àbúwá tánsọ oúnjẹ ní ọ̀nàkọ́ àbúwá fún àwọn mẹ́ṣẹ̀lẹ̀ pé oníbára ẹ̀ wà ní Ìbàdàn ó láwọn mọ́tò tí fi ṣiṣẹ́ like ó láwọn mọ́tò <laughs> tẹ́wà ń dìlíbà fún ọrọ̀ lẹ́ tẹ́ ń dìlíbà mọ́tò pọ̀ báyìí pọ̀ ló ní mọ́tò wá kódà ó tún gbé wá síbi iṣẹ́ bára rẹ̀ ni <laughs> like wọ́n tún á ja iṣẹ́ bára iṣẹ́ tó ń ṣe ti ẹnu ẹwà yẹn ṣe ya tọ́ọ̀gì bá ń torí ọlọ́wọ́ wọ́n tó wá drop wọ́n sí bí ibi iṣẹ́ ṣe fún olóò lómi ṣe bá dá ọ́dá ní ìsìn tó ti wá lówó ń kọ́bà ìtòrí ọlọ́run tó ti ní mọ́tò tó ti ní gbogbo ẹ̀ o fún wọ́n ṣe bá rẹ̀ lọ́nà tó ní kò fẹ́ gbàgbé orísun wọ́n ni odò tó bá gbàgbé orísun ọkùn yóò ní ó gbẹ àbí kíní kan ẹ̀yìn lẹ́mà so ní àwọn tó wà ní kíníkìn gàmbàrí bẹ̀rẹ̀ àwọn tó lọ́ba ah, ọgbà afọ́jú ẹ̀mọ̀ ah, wọ́n tó lọ́ba like <laughs> king ọba bára <laughs> ẹsẹ̀ ìpáwọn bára ma ń sí àwọn èrò tààrà wọ́n ni yẹnnà yẹnnà nú owó ń rí káàkiri ó ní kìníkà tán ma ń pè mú ti gbàgbé ọkọ̀ ẹnìkẹ́ pè fún láwúsá jò ní ìmọ̀ wípé ìmí níyàwó méjì nọ́tì <laughs> ní wọn bọ̀ yóò wà ṣe bíznẹ́sì ń bí bíznẹ́sì ẹlòmí bára ní ẹ́ lẹ́kún wà yóò bára báyìí ń hmm, tún padà lọ́lọ́ báyìí yóò kó so bóòlá sí wa mọ́ ẹni tó ẹka fún àti ẹni tó ẹka fún appearance mú ó lè mọ́ correct mo ti sọ kí ẹ̀rẹ́ rí pé ẹnìkẹ́ tí wá bí mi rí pé kébù ní owó unity mo wà ń gbọ́gbà ní ìgbọ́lówó èmi tí mo ń ṣe coaching kìníkàkìníkà tẹ́bí ọdẹ́ náà náà fẹ́ mi lówó jẹ ní ọdẹ́ náà ìgbọ́n ní búrẹ́dì 40 naira búrẹ́dì 16 eh, naira búrẹ́dì tẹ́ntà ni 300 naira ní ìsìn 16 naira tẹ́ntà tẹ́lẹ̀ ẹ̀wà 40 naira mùsùlùmọ́ ránù tí ọ̀tà 5 naira ní ìmì àti yáǹjọ mọ́ ń ṣe síra wọn ni tí máa ti jẹ wọn ní pé ọ̀tà kan lé ní tó bá dọ̀lá ti máa mú tẹ́nà àdá nímọ̀ ní kọba tànáàtì ní ẹwà asà máa ń mọ́ mú pẹ́ta tún bá ṣe máa ń àjọwà pẹ̀lú ya ẹni ìmú ẹwà níbi ẹnu ẹ̀dẹ́ mi fẹ́ wọ bí tẹ́mi ti ìyà lọ ra ẹwà mọ́ á pàdé wọ pé ọ̀fẹ́ ní

wọ́n lẹ́ gáyìí sí mo fọ́nà gáyìí sí ìwẹ́ ẹni tí mo pàdé ní ìtàrí tó lóhun ní kẹ̀kẹ́ ó sì kó ẹni bọ́n sórí oúnjẹ hmm, ó tún ra kóòkì mo yàrá bọ́sẹ̀gbẹ̀ kan rí mi ẹni tó fọ́nà ni mo pàdé gáyìí ní káàkiri ọ̀rọ̀ bí bí i 2016 ọ̀sùn or 17 mo tún pàdé ẹni sáàdì bí báyìí tó tún sí bára ń mọ́ sọ fáwọn ìyàtọ̀jọ àmọ́jì nígbà ẹ̀wọ̀n àbúnímà àti pé à ah, ah, agbákọ̀ ọgá ìtí mo rí lélé àwọn aláwọn náà mọ̀ bí ṣe mọ́ ṣe káàkiri yẹn ṣe rí ẹ pàdé ẹlòmí kò ní ọkùn ti pàdé yín tẹ́lẹ̀ àná ìyá rẹ̀ ló kú ẹni bàbá rẹ̀ lásídẹ́ǹtì ni ọlá ọmọ rẹ̀ ti rọ lápò ti rọ lẹ́sẹ̀ bàtà ń já ẹkún ẹgbọ̀wọ̀n ọ̀rọ̀ rédèrèdè mú tọrẹ nìkan náà rí ń bí ní òkè ní sáàdì àdúgbò alókín bẹ́ẹ̀ ni bàbá iṣẹ́ tí mo sì mú sí rẹ̀ ní last week again nìkan rí kàkiri náà ni yẹ ti hú nẹ̀ fìlà àrùn wọ́n ti wá sọ fún mọ́sílásí sọ fún sọ fún ẹyẹ fi tọrọ bára jẹun mọ́ yẹ tọrọ bára yẹ tọrọ bára yẹ bàbá ìpadà wọn náà rí ti mọ́ sí pé báwọn sì déwọ́lẹ̀ ká ọ̀rẹ́ yí ta bá sọ̀rọ̀ láàárọ̀ ibi táwọn ti ṣiṣẹ́ táwọn ti wà lórí pánà báyìí bó ṣe dé ń sàlẹ̀ nù bàbá kí nílì wọ́n máa rán wò ni like kí ó tó mọ̀ pàrọ ẹlòmí ò wá yóò wá máa wọn ìwé kan tó ti rún ìwé tó <laughs> ìwé 1990 kíní kan ní àwọn ìyàwó ń wà lọ́spítù ní kíní kíní kan ní ìgbàwó ló yóò jẹ ní ìwé wo lè lè tẹ̀mú ayé hẹ́rẹ̀ pé ìwé yìí ti ń lò bí àtọ̀dọ̀ bí márùn-ún ní ti fi ń gbọ́ owó òun ò pédè ní ẹni tó fẹ́ gbọ́ torí ẹgbẹ́ ó ti kú dánù sọ́spítù ẹ́ ẹwà ti laminate ẹ̀ ṣe mọ́ laminate receipt ṣe mọ́ laminate receipt nítorí ọlọ́run ìwé irinṣẹ́ ti ẹnu irinṣẹ́ ti fi ṣiṣẹ́ ẹnu yóò laminate ẹni ẹ̀dàkùn kí ni mo gbórí dèrèdè nítorí ọlọ́run so that's why ni pé ṣe tẹ́bá in tẹ́ ìmọ̀ fi ṣe mizani tẹ́mọ̀ fi ṣe mizani ẹ̀ o ni pé ẹni ìwọ tó wá tọrọ stand 5 naira ní fún ọ ìwọ́n tó dúró ọkùnrin ẹlákùnrin ọmọ ẹbá mú lọ́jọ́ tẹ́jì bí i lọ́fà gàájí mẹ́ kúlọ̀ tó ń bẹ̀ yóò ra wọn tí yóò tẹ̀lé jáde I can't talk <laughs> ó lápá ó ní I can't talk bó I'm deaf and dumb ọmọ kú náwó ṣẹ́rí kì ní ẹ̀ iṣẹ́ na yẹ fi ń ṣe ẹlòmí ilé sọ̀rọ̀ kọ́ ẹlòmí ilé rìn ìsìn lórí wíṣẹ́ mọ̀ ma ìjọkẹ́ tí wọ́n rí láìpẹ́ ti sọ́gá yìí gan ìwọ́n tó wà lórí wíṣẹ́ tó lè rìn nígbàtọ́ di wàhálà gá yìí kan àà ti rẹ́sẹ̀ tó kàrà fi rìn láì ṣe ẹgbẹ́ yẹn kí wọ́n àkásórí tí a bá yìí wọ́n àmúlá kí ẹsànú mi nígbà lẹ́kọ̀ọ́ méjì bò mí lẹ́yọ̀kan ẹ̀kọ́ méjì bò ní wọ́n ẹ̀bọ́ lẹ́kọ̀ọ́ méjì bò mí lẹ́yọ̀kan tí ẹ dáyẹ̀ tó wọ́n sí báyìí ni ayẹ́ tó wọ́n fi àwọn kí ní ẹ̀kọ́ ogun kan lájú sí ni ayẹ́ fi ọ̀lájú mi ò béèrè yẹ́sà mi ò tọrọ ẹ fi mí lé mọ́tò lọ́wọ́ kí n fi ọ lé mọ́tò lọ́wọ́ mò ń pàyìdà báyìí bàbá máa kó mi mo gbàbí kí ní kà sílé mo bẹ́rẹ̀ lọ múlé ẹnìkan wábì nínú Ramadan ẹni ṣe ń bá sọ́rọ̀ dáríkà nínú kìnnì kan tẹ́ni sọ́rọ̀ kún lẹ́gbé mo ṣe wáyí mo fẹ́ wá ó ń tó tó sọ̀rọ̀ bí educated person ọmọ ẹgbẹ́ pẹ̀lú pé ah, bọ̀dábọ̀ sún ni mo mọ̀ wọ́n ah, bọ̀dábọ̀ sún mọ́ kúlùkúlà muslim ni ó sì wà ní christian lò wọ́n lẹ́ oní kí wípé christian ń gbé ipé ìmọ́mù mọ́sálásí kan sálẹ̀ mẹ́yẹn kí ní ẹ̀yìn kan mọ́sálásí tó mọ̀ pàà lédé bẹ́ẹ̀ ó láwọn náà júwé bí fún wọ́n ni ẹwà bá àfà tó wà ní mọ́sálásí kí ní ẹ̀kìnì kan kí gan wọ́n ń like kò ní ìṣẹ́rí plan ẹ̀rọ gan ní orí ó ń gbówá bá ìgbìm bọ̀ tó bá àtọ́lá nefas pẹ̀lú tó bá ná ọkàdà mọ́ reason ni pé yóò ti gbàgbé àwọn ìrọ́mù tó ti pa sẹ́yìn bọ̀ sí bẹ́ẹ̀ sọ́lẹ̀ kan gbé kíní ẹlòmí tí wọ́n gbọ́n yóò sì tún yí ní èdè ní ẹ̀kan yẹn nígbà tí mo wà ní kíní ni létà gbé padà wá tún ẹran súnnà ẹni parí ẹni tí ń jẹ́ sílẹ̀ mẹ́ta ló ní no o lè ní no tẹ́lẹ̀ o ti kọ́kọ́ jẹ́ sílẹ̀ mẹ́ta rí <laughs> ọkàdà wá di àlàbí tí ó gínà gínà kan ìjọ ẹ̀mọ́ ìbí tí ma fẹ́ mọ́ báyìí ká ní àá ah, ah, bọ̀dábọ̀sùn bọ̀dábọ̀sùn yóò fẹ́ lè tọ́ ara pé àà ẹ̀rẹ̀ ìwó gẹ́bẹ̀ olá nínú táwọn odò sí tí kí ló ń ṣe títí ìwọ ló ń fìdí ẹ̀pẹ́ títí ọdún mẹ́wàá ó sì wà ń bèèrè kàtó ń fìdí ọ̀nà ọdún mẹ́wàá chairman ní kíni chairman ní kíni chairman ní kíni chairman chairman chairman síṣẹ́ lè ní alọ́ra ẹ̀rẹ́n pàtàjò ní gẹ́bà ní afẹ́gbé ọrùn kẹrẹ rẹ̀ ó yẹ́ yà fà ẹmú jù ẹyìn

àwọn òfìlẹ̀ tó bá ti lọ ilálẹ́ ó tún akó padà ní òun ìtẹ́ wùlẹ̀ kò ọmọ ọkàn àti àwọn ọwọ́ ẹ̀tì ẹ̀ ni ṣe bá yà ní dáwọ̀ṣẹ́ ni pé ẹnkan ti fílẹ̀ lánàá wàláì aláìníṣẹ́ láàrin ẹ̀ wàláì mú oníṣẹ́ rẹ̀ àwọn ti fílẹ̀ ń wà ní fílẹ̀ tọ́wọ́ wọ́n àjáde kọ́nà ẹlùmí padà tó gbà oúnjẹ padà ń gbà wọn ẹ̀rọ padà blow oúnjẹ padà ń gbà wọn èèyàn padà ń tún gbà wọn òṣìṣẹ́ tí kọ́ tó jọ ṣe rọ́n ìsìn ẹni ọ̀nà ìṣọ́jọ́ tó pé ṣáàmà ah, ṣáàmà kí ni ẹ́ yóò kọ́ ah, iṣẹ́ òun ṣe rí but ṣe káà tó mọ́ ń kó bá ẹni ni pé àwọn tó mọ́ fún ọlọ́wọ́ ṣe tó wá fọ́nì ni àwọn tó wá fún ọlọ́wọ́ àwọn mọ̀ rí wípé àwọn náà sí dáadáa fáwọn ara àwọn tún òfin lówó náà sí dáadáa fún yíò sórí tẹ́bí bá pàọ́ tó rẹ̀ mọ̀ tó gbónóhùn tó ṣe chairman chairman chairman láàárọ̀ tó kàdà dí ọ̀rẹ́dà dí chairman ọ̀rẹ́ lẹ́nà ní sórí ó padà lọ wá sẹ́sẹ́ ilé ó láìpẹ́ ọ̀la jẹ́ lọ wá iṣẹ́ sí ní iye mọ̀ tọrọ bára káàkiri so ibá yà bí wẹ́rẹ̀ látọ́mọ́ láwọn sí ẹlẹ́ epo ẹn síṣẹ́ lè epo mọ̀ tọrọ bó <laughs> kéèkéé báyìí sí ni wọ́n àfáà dé pé kíní ẹ̀gbàdà pé mi kí lọ àwọn lépo mímọ̀ mi yà mẹ́mọ́ because kíní ẹ̀gbàdà fẹ́ dìsọ lẹ́nu pé ah, ah, àfọ́ òyà ẹgbẹ̀mọ́ gbàgbé ọmọ yìí náà ní Sunday àásàmà àfọ́ òyà náà ẹ́ mo gbẹ́yẹ <laughs> mọ́ àwọn skóòpù bára sí wá pọ̀ fún àwọn ìyàwó àdìrẹ́ lọ ó láwọn ẹgbẹ̀ àwọn àfà wọ́rọ̀ farao makana aliyya ọjá gbogbo ilé yìí kí ni wọ́n dẹ̀rẹ̀ mi ò ní fún ọwọ́ àṣẹ́ṣẹ́ ni tó pọ̀ náà ni ọmọ tó fọ́nì tó bá lè fún ọdún wà láì igbó ní ọ̀rọ̀bíbà igbó àtọ́tí pẹlẹbẹ ní ọmọ mú kí ibi ó kà tún ẹ̀kọ́ ìyẹ̀kọ́ mọ̀ pẹlẹbẹ ni yóò lọ sí sẹ́kọ́ lọ sí bí i sọ pé kò ní fowó mú pẹlẹbẹ láyé rẹ̀ tí bá yẹ̀ àbí sí wallahu alam نعم <laughs> سبحانك اللهم وبحمدك شر لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته